بيت مودع يديتنا ويدي الله لا إله إلا الله لا إله يا ربي ذنبتاتي فاكذي مرشدنا من شر بشر بل ومربينا يا من شفى كل مرضى أنت يا شافي فاشف داودنا عرفا لرأينا وفي ربنا أنت المؤاب سوي أمرار والمدطارين نعم معافين يا دافع رفها أنسي مجاوبنا كل البليات والآت آمين أنت السلام فسلم معبدك الفلا ليرشد الناس إيمانا وتامين Tọ̀bí tó أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ayẹ́kì wọ àtẹ̀dìjì fọ́lọ̀n kàfífà ẹbí àrájọwà Ishaq ilé ilé ẹ̀kọ́ àmọ́dá láti fi bá wọn dúpẹ́ ọba tó ní kí ní ọjẹ́ ọjọ́ ọ̀dùnnú tí ò jẹ́ púpù tí mo máa sunkún ìbànújẹ́ tí kò sì sí àrà tí ọlọ́run mi kìí dá fún ẹrú ẹ̀ tẹ́rù ìsìlẹ̀sìn kankan sí jù kọ́ gbà lọ àfibá yín dúgbọ́lọ́dọ̀ ọlọ́run nínú ilé nínú ẹbí nínú ará náà rẹ̀ lórí ọmọkùnrin lórí ọmọbìnrin ọba tó nígbò ní ọjọ́ ọjọ́ ẹ̀yẹ ọjọ́ ọ̀dọ̀nù fún wa Wa gbọ́nà ká pàkùn kọ̀ pé a'udhu billahi minash shaitani rajim. A'udhu billahi Bismillahir rahmanir rahim. La ilaha illallah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله سبحان الله والحمد لله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم Adẹ́dà ráìkì Wàrídọ́ náfsìhì. Wàrídọ́ náfsìhì. Wàzínà tààrṣì. Wàzínà tààrṣì. Wàrídọ́ kẹlìmáàtìhì. Wàrídọ́ kẹlìmáàtìhì. Wàmùntàhà ìmìhì. Wàmùntàhà ìmìhì. Wàmùntàhà ìmìhì. Wàmùntàhà ìmìhì. اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفع الشفيع المشفع خير خلق الله خير خلق الله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم وآل وسعدهم أهل الله أهل الله àti kí ọlọ́run àti ní ọlọ́run láti tọrọ kí ẹ ti gẹ̀fà náà Muhammad wọ́lé wọ́sẹ́lẹ̀ tàbíkúnnà kọ́ wá sàgbéjẹ̀ síwájú ọlọ́run ẹjẹ́ abẹ́rẹ̀ tàbá fẹ́ tàbá gbàpọ́lọ́run rẹ̀ sí ó lè sí àbẹ́rẹ̀ sí lè ṣe àwọn òjò ọlọ́bà mí lè ní òun náà ni títí ọlá àtọ̀túnlá ìjọgúndẹ̀ kìámà àti láíláí ọlọ́run bá náà lọ́bá wa àwá alájíwá Isahak alọ́jẹ́mi ogun o àtàwọn aṣáájú nínú ilé lọ́kùnrin lóbìnrin àwọn ọba ìmọ́mù ládùúgbò lọ́tún mi lọ́wọ́ láfíà tẹwàá pán Al-Qur'an ìwé tẹwàá tó ájíwá Isahak nú ọlọ́mọ́sàbàtò nígbà nú gbogbo mọ̀lẹ́bí ilé bàbá lè yà fún àwọn ìyàwó àti ọkọ ìyàwó ọlọ́mọ́fẹ́ ìṣòpin orí gbogbo ẹ̀yìn alájọsẹ̀ nílùú wa ń lọ ní àìjásí ó tú a ń tẹ̀lera wa kiri ni nínú ọ̀sẹ̀ kan lọ́nlọ́mọ ìyàwó táàṣì bá àti ń bóra láti rí náà ọlọ́njá kiri wá bò dálkì àmà bẹ́ẹ̀ àti gbogbo ìlú tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ètò àti láì tuntun kan tátùn sí ilẹ̀ yóò sí ṣùgbọ́n kájá ti dùnú hàn kó tún lè ẹ̀ǹkọ́rìjì àwọn ọmọ tí ń tún bọ̀ lẹ́yìn pé ọlọ́njẹ́ mi náà lọ́jọ́ lọ́nà ọlọ́njọ́jọ́ mi ó pé ọlọ́njẹ́ rí ìyàwó ṣe ọlọ́njẹ́ rí wọ̀límọ̀ ṣe àjọ òlímọ̀ ti mínà alùkùránì ni wọ́n kìí jọ́nà kódà ní Allahumma anta bi hawa'ijina Ọlọ́run mọ gbogbo kátàwà. Wọ́n aláàkọ̀tọ̀ ìhà kọ̀dé rọ̀. Ó sì lè bí yá rẹ̀. Híyà aléka ẹ̀sì rọ̀. Ó sì rọrùn fún ọ. Fọ́mùnà aléyìnà lókọ̀tọ̀. Ìwà lọ́kàn báyìí kó bí akátàwà. Yá akọ̀rọ̀mọ̀ akọ̀rọ̀mọ̀. Ìwọ́lọ́wọ́ bá ní pọ́ni lójú lọ. Yá asọ́lá alhásí. Ìwọ́lọ́wọ́ bá ní bí mà sí rúdí. Yá àjúwádà àjúwádì. Ìwọ́lọ́wọ́ bá lọ ń tọrẹ jù. Yá arhamar rahim. Ìwọ́lọ́wọ́ bá Mọ́tọ́lá sí àwọn bàbá wọn ní lọ́wà ní sàlẹ̀ mẹ́wọ̀n àwọn zamada àwọn náà sì láfá gbà abasikò ìtọrọ fún bàbá aṣọ kamal àtàbí abasikò ìtọrọ fún bàbá musa bilgis akalambilọ abasikò ìtọrọ fún bàbá alágbàjì látara mẹ́rin ta fi kárí gbogbo tí jà fánlò rọrin àtọrọ fún bàbá wa àwọn ọba tànà ti jẹta kedere àwọn tọ́tẹ̀ lọrin àtọrọ fún bàbá wa balógun káàkiri káàkiri mẹ́rin lọrin àwọn atọrọ fún bàbá wa afágbà nígbàkátà ìlọ́wọ́ ìdí afáwà ndásàláàtì gbogbo àwọn buhaya tàádákọ tínú ọlọ́run ó tún tágbà ó fi gbà atọrọ fún wọn nísàlẹ̀ ẹgbá níní nísàlẹ̀ gàmbàrí lọ́hun ní lókè màlé ní àyí àwọn atọrọ fún bàbá imam fílàní tí ń bẹ lọ́wọ́ wà mọ́ màlé àpàdé kí agodi ní jẹ́ àwọn bàbá tá fún lówó àwọn àfá wa ní àtútọ́ wá kan tó fún lówó bàbá wa Ìmámù Gàmbàrí Imam Fúlàní àti bàbá ajánẹ́sì àwọn atọ́ fún bàbá wa bà lọ́rin ẹkùn sí ò wọ́n bà lọ́rin jẹ́ láíláí wọ́n bà kó ara jẹ́ wọ́n bà lónìí kọ̀ọ̀kan wa náà jẹ́ wọ́n bà ìjọba Nàìjíríà ní tí ń lọ yé wá sí ọlọ́njẹ́ òtù wà lára àmìnà ọlọ́njẹ́ òtù wà lára àmìnà ọlọ́njẹ́ òtù wà lára àmìnà wọ́n pa ìsìlámù rẹ̀ lẹ́lẹ́ àmìnà wọ́n pa lé ẹnù kọ̀ọ̀kan wá rẹ̀ àmìnà ẹni ọjọ́ gbèsè ní ọlọ́mbà sán àmìnà ẹni àyà rẹ̀ ń já fi lọ́kàn balẹ̀ àmìnà ẹni tí ìbímọ fún ọlọ́mọdé àmìnà ẹni tó fẹ́ kọ́ lọ́lọ́mbà kọ̀ ẹni fẹ́ lo mọ́tò ọlọ́mbà ẹni fẹ́ lọ mọ́kàfíta lọ rẹ̀ ẹni fẹ́ kí ẹni fẹ́ tàwé ẹni tí ọ̀rọ̀ náà lọ́nà lànà fún ọlọ́nà Muhammadu ọlọ́run àwọn ìyàwó àtọkọ ọlọ́run albarka sí àmín Allah Allah Allah Allah Allah Ẹgbẹ́ sókè Allah Allah Allah Allah Ìgbé Allah Allah Allah Allah Allah Ìfẹ́ jíjẹ Allah Allah Allah

Muhammadu Allah. Allah, Allah, Allah. دو 还可以。 fún ọba nẹ́bí rẹ̀. Lẹ́bí ẹ̀sọ́tọ́bù rahmatan lil alamin. Èyí tó rán tó fi ṣe kẹ́fù gbogbo àgbẹ́ láyé. Bashiran wa nadhira. A máa fún ní ròdù láti wọ́n kìlọ̀ fún wa. Ó lọ́wọ́ àtàwọn sáré wọ́n tẹ̀lé. Wa Àtàwọn ìyàwó wọ́n ràn lọ́wọ́ náà ní ìjọjọ́. Yẹ́rí sàlọ́pọ̀lá àtọ̀rọ̀ ma àrẹ ìhà. Títí ìjọ tí ọlọ́run bọ́ jẹ́ kúrò wà rí sí. Oní jogun gbogbo nǹkan. Àsìkò àsàlátù láwà yìí, gbogbo ọjọ́ náà làsàlátù wà. Ṣùgbọ́n àsìkò mọ́lì dí láwà yìí. Wọ́yá ìrẹ àtẹ̀mí náà àti ní nǹkan kan níwájú ọlọ́run nípa oṣù mọ́lì dí. Ẹlọ́pàá mọ́jẹ̀ àgbàgbọ́ra. Pẹ́kọ́ yóò náà labá sí níwàásí, ó ti tó àlùbáríkà náà afáwọn ìyàwó tẹ́lẹ̀ àti gbogbo ọmọ tí wọ́n mọ̀ bí ẹ̀rí àsìkòtà wà yí láti rọ̀bí láwọ̀lì ọ̀bí òsáà ní tó wá fi jírí tí ń dà yìí a máa dájọ àsàlátù ní torí pé ọlọ́mọ ọmọ sílẹ̀kùn kẹrẹ ẹlẹ́kùn sẹ́lá òun náà sí fún wa màláíkà ń sí fún ìyá wà ń Ṣọ́wà kẹnùrọ̀ tó ti sọ́kà láti bó sí ọlọ́run sí oṣù mọ́lìdì fi wá lọ tán nígbàtí àwọn mí ń dáwó mọ́lìdì kalẹ̀ títí dọdún. Táwọn mí ń dáwó àti lọ múra láti lọ sí mọ́lìdì ànẹ́bì ń bẹ̀. Ẹlòmí mọ́kà ní ìdí sí mọ́lìdì tiẹ̀. Ẹlòmí Màdínà ni yóò lọ lọ ara wọn tí ń ṣe bẹ́ẹ̀ nílùú wọn tí lè lọ mọ́ta jòjúmọ́ ní àwọn ṣẹ̀dà nílùú kọ̀ọ̀kan títí àwọn arẹ́ ni tó tún gbìyànjú títí wọ́n tó káwọn èèyàn jọ ẹwà bá ń ṣe mọ̀lídé ànábì nínú ilé mi wọ́n ṣe é títí sí àwọn ni tí wọ́n lágbà àti kó èèyàn jọ ṣùgbọ́n tó bá gbọ́ pé wọ́n ń ṣe mọ̀lídé mi kan yọ lọ wọ́n ti máa ẹjẹ́ adájọ́ àsàlátù bá ti dá fún bá fún nísìn torí Allah Allah ta pè nísìn ọlọ́run nìkan ló máa yé o eré là ń pé o àmọ́jẹ́ tí ó dọ̀rọ̀ ọlọ́run jẹ́ dọ̀rọ̀ rí máa lọ́wọ́ ma yẹ lè kézo mi nǹkan olè ilẹ̀ lẹ́dẹ́ irakilbon àti ìdẹ̀ alkùnrin ní gbólóhùn kan tó wọ́n mọ̀ kọ rere tó bá sọ èyí tí ń bẹ léjì káwọ́sì òun ni àti wọ́n mọ̀ kọ nǹkan bú tó bá sọ àti pítọ́ sẹ́lẹ̀ èèyàn àti ebú tó ń bú èèyàn mọ̀láíkà òsì ní ọkọ̀ èyí tàbí wọ́n o àti dákọ̀ lọ́nlẹ́ẹ̀kan nídùú ẹwà jẹ́ fìtà náàbí náà kún àtàlágbè tí ọ̀rùn náà ní ẹjá jọ wí àmọ́ bá ti máa wí ni

السلام على النبي السلام على النبي السلام على النبي السلام على النبي السلام على النبي السلام على النبي السلام على النبي السلام على النبي سلام على صلاة النبي يا سلام اللهم صل وسلم على سيدنا محمد وبارك على سيدنا محمد ورحم سيدنا محمد كما صليت ورحمت وبارك على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد آمين أكيان القرآن نصرة النهل káfí fi ti láwà tèmídà àbá ìfún ìtẹ́lẹ̀ ẹ̀kà kòránì àti kí dáadáa káfí sí àdúrà fún àwọn ọmọ wa inna Allaha ya'muru bil adli wal ihsani وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وأوفوا بعهد الله إذا الأرهاب ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون تقول من يقرب جفلها من باب قوة يسبحون أمان وهل يقول أن تقول إنكم بعرض أمتي إنما يبلغكم عبده وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون الأمر بالعدل Ọlọ́run pàṣẹ fún ògbà ẹ̀dẹ́ èèyàn ká ṣe déédéé, ká ṣe dáadáa, ká ṣe bó ti tọ́, ká ṣe bó ti yẹ láàrin bàbá sọ́mọ, agbọ́dọ̀ ṣe dáadáa, láàrin ọkọ sáya, agbọ́dọ̀ ṣe dáadáa. Ẹ̀yin bàbá wa tẹ́ jòkó, ẹ ti ń bá ti yíbọ̀ ti pẹ́. Ẹ̀yin yá tẹ́ náà ti ń bá ti yíbọ̀ bí ẹ adé náà nù. àwọn kò jẹ ẹ̀ká àtòkọ́ yẹwọ́ Ogun tí ọmọ ṣe wá láyé méjì náà ni lábẹ́ kádàrà ẹnùkọ́ jẹ́ àfọwọ́fà àbí kó sì máa jẹ́ àránsí àtàfọwọ́fà àtàránsí gbogbo ẹ̀mẹ́ lábẹ́ kádàrà ọlọ́run ní tọwọ́kan ọ̀sẹ̀ yìí ọlọ́run níbi ti bẹ̀rẹ̀ ibẹ̀ ni kárùfin ọlọ́run lẹ̀ kádà kọjá kágbà lójú ìtakúrè kí wọ́n ṣeéṣe ìtakúrè wọ́n kágbà lójú kádà kọjá òun ni òfin ọlọ́run náà látọ́fà àti ma bẹ̀rẹ̀ àtọ́fà bẹ̀rẹ̀ lára kí ẹ̀rọ́lọ́run fún sẹ́yìn bàbá wa ẹkú níbi ká má jòkó jẹ́ nítorí ayé nítorí owó nítorí ipò nítorí ọlá ni a máa sàtọ́fà a máa yíwọ́ ní wá ti ní ṣe tí ẹnìkan ò sí lúwẹ̀ iná ńlá amúrúbílá àdìsí mọ̀ pàṣẹ

ẹni ó jẹ́ ẹnàrébù tó jẹ́ mínísítà kan ti pé ìgbà kan bọ̀ tí wọ́n máa pìtà ohun kí ni wọ́n máa sọ lẹ́yìn rẹ̀ wáyé ìta ìdínkùrí bá ojúṣe dáadáa fáwọn tó súnmọ́ ẹ ojúṣe dáadáa fáwọn tí ń bẹ inú ẹbí rẹ̀ máa wípé wọn ṣe dáadáa fún ìwọ ọrọ́jú ṣe ọlọ́run ló ṣe fún yọ́sẹ̀ kan وينهى عن الفحشاء والمنكر والبغي ọlọ́run wá pàṣẹ nǹkan mẹ́ta káṣe ó sì nọ́lífàì nǹkan mẹ́ta kí a mọ́ sí mẹ́ta tó ní á ṣe náà ni adìlì dédé ẹ̀hìsàn dáadáa ìta responsibility àti duty wa àwọn èèyàn lẹ́nìí wọ́n rẹ́dì láti máa béèrè ẹ̀tọ́ wọn ẹ̀tọ́ mi dà ẹ̀fọ́milẹ́tọ̀ mi ìyàwó ń béèrè ọkọ ń béèrè kálukú ń gbàgbé àti ṣẹ̀tọ́ fẹ́ni tó sí tó ẹkó sí fún àmọ́sí làrántí àti gba ẹ̀tọ́ ti wá àrántí àti san ẹ̀tọ́ padà bàbá jákà jù báyìí lọ ń lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní sí tọ́lọ̀ tí ní àmàrà wa láti bí ibi èkó lọ́hùn ló ti wá ságẹ́gì ṣé kò rí jẹmà ní ìdúmọ́ta ṣé kò ẹni olè bá ṣe ní yàbá kò ẹni olè bá ṣe mú sí àbí lóṣòdì tó tó wá di pàkéèké ní ọ̀wà àǹjà fà fún wọn ìmánì náà pọ̀ púpọ̀ jòkó àbábọ̀ rẹ̀ ti dẹ́kìnrin àkọ́kọ́ lé kéwú mọ́tò rẹ̀ lé kóṣímẹ́ntì wá fún wa àtòwó látọ̀dún náà lọ́wọ́ títí wáàdì sí kọ̀ já nínú àwọn àgbà mọ́sálásí lọ́dọ̀ náà sí ìlú tẹ́kọ̀ọ́lá tí bàbá rẹ̀ ń jẹ́ bàbá balógun rẹ̀ àwọn náà ló léyìí rẹ̀ tọ́wọ́ àti lónìí tí wọ́n ṣe nǹkan níjọta ìmọ́sọ̀kalẹ̀ ní ìta mẹ́rin níbẹ̀ bàbá yìí gbé mọ́tò fún rẹ̀ láti kò fi kẹrù wà àwọn ajọ́ sẹ́sìkò tó mi wọ́n ìwọ̀n wó mi káàkì lọ ní oníwà fún rẹ̀ nítorí gíní torí Al-Kùránì rẹ̀ ó láwọn ọmọ tẹ́ ó sì láwọn tó lè ràn kan wá dẹ̀ ní kólóhun fẹ́ rí wa kémi wá fẹ̀ kalẹ̀ fẹ́ gbé ọ̀wọ̀ èèyàn mọ́ ẹ máa lọ ọlọ́run ó lọ́wọ́ ẹni ó fún ọlọ́wọ́ tó kó owó náà ló tún fi mú ló tún mú kọ rẹ̀ lọ lé pé à lágbẹ́já mọ̀ ń rí ṣe owó tó fún ọ náà ló tún fi ṣe kà fún abẹ́ni tó tọ́ ọ̀dàgbà tó ń ṣe kà fún ọmọ ti ẹ̀lẹ́yìn ẹ̀ àáfilé bí sanre kọ́dà lè fi rẹ̀ san bí kọ́dà àwọn òlé ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ kó o fi rere san bí ẹni bá ṣèkà fún ọ ṣe rere fún ọlọ́run ni ọrọ́jú ṣe dáadáa ẹ̀sì déédé ẹ̀sì tọrẹ anúfẹ́ni tó ẹkẹ fún mẹ́ta tó dáa nù mẹ́ta jẹ́ ọ̀dá wẹ́lì ààrẹ ìfàṣà ìwẹ́lì mọ̀ntàrí wẹ́lì bàbí ọlọ́run kọ alfàṣà ìṣọkúsọ ọ̀rọ̀ lẹ́nu ẹnu ló fi da ogbò fámílì mú èpè yí ọ̀dá ẹ máa fún wọn sùúrù ìsúrú òsì ó fún àwọn ọpa ogbò ẹ̀jẹ́ ni èyí ní títí ilé ọkọ nù ọwọ́ akó bá wọn ọmọ rẹ̀ wọ́n kàwé wọn rójújú ẹ̀ wọ́n kí wọn rójújú ẹ̀ wọ́n sọ wọn yí àwọn ìdíjẹ́ ní bá tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ ni bàbá mi náà tó ti tọ́ tó ti wá ọ̀fọ̀sẹ́ kalẹ̀ ẹni bá gbé rínú lé tó bá lóun gbé rínú lé kọmọ ayé kó wá wá mi dá bàbá Ọlọ́run ni a mẹ́ ṣe bẹ́ẹ̀ máa ọ̀ èyàn oníjọba tẹ́ndà lóòrú tẹ́ẹ̀jọ́ kan ọba lẹ̀. Ìwà imọ́ ń kẹ́rì. Owó tẹ́yàn ọ̀fẹ́ ká ṣe fún yín. A mẹ́ ṣe fẹ́ lómi. Ìjú wọn náà bá ti mọ̀ pé kò dùn mọ́ mi, ẹ má ṣe fún mi, má sì ṣe fẹ́ lómi. Wọ́n rí ọ, wọ́n rí ọ, wọ́n lè mú ọ, lè mú ẹ. Wọ́n rí dì, ẹ mọ́ ẹ̀gbọ́n ma dùgbé ẹ̀gbọ́n ni mí bí wọ́n bá jẹ́ kan ọ̀gbọ̀rọ̀ yọ̀dá fábúrò rẹ̀ àbúrò ma pé ẹ̀yin náà yọ̀dá fún wa ibi àbúrò ni wọ́n ọ̀gbọ̀rọ̀ sí sùúrù fẹ́gbọ́n rẹ̀ gbogbo wa ni wọ́n bí àwọn ìsára kò líka إذا مسه الخير منوعا Ìkọ́ bá tọmọ nìyàn lọ́wọ́ yóò ha mọ́wọ́ ní kò ní jẹ́ nìkan ọmọ Nígbà tí ń jáde lẹ́ẹ̀kan, yé sí ní mọ́ mi lójú, ó he ta lọ sọ fún. Ń ọlọ́run ní bá burú bá dé máa bú mi ní àáṣe ìmáni rẹ̀ bí orí bá sì dé àṣe ìmáni rẹ̀ eléyìí jẹ́ ìwọlé ọ̀rọ̀ wáyé bá bí kámọ́sẹ̀ àbòsí fọ́mọ̀lá kejì nínú ọ̀rọ̀ nínú iṣẹ́ nínú àmánà nínú owó dúkìá ìtají ni ẹfẹ́ni jọba gbọ́jọba gbà lọ bí kọ̀ sí dátakọ́ mọ́gárí tó dán kí wọ́n pa ìtàn ní kí kálùkú mọ́ lọlé àtẹ́ntí ìmọ̀ tó ti mọ̀ tẹ́lẹ̀. Aláàdí yóò ka ẹ̀rọ wà láti tí ní mi ń dára rí. Àgbàgbò ikí wọn pẹ́ o. Gbogbo abẹ́ ọkí kí ájàmáyà wọn bẹ́ẹ̀ tó jẹ́lẹ̀ àwọn àfáà mìíràn ni Adam. Lọ́mọ́sà járí wọn pẹ́ pẹ́ pàṣẹ wọn lọ́kàn balẹ̀ àti gbogbo abẹ́ ọkà kíbà. Àlàádìí ọ̀kẹ́ ìrò ìmànà ọlọ́run wà síbá ìlò orí pọ̀. Wà láti dí ní mi ń dára rí. Kò sí mi ránú ẹ̀sì fíyàn bá ti lè gbà fọ́lọ̀ wọn láàáyí Béèyàn bá ti gbà fọ́lọ̀ ó ti sílẹ̀kùn pírọ́blẹ̀mù fún rẹ̀. Ìgbà náà lọ̀tánà aráyè kò sì làtẹ́yìn ọkọ ìyàwó gbọ́ ọgbẹ̀ ìbìlà yìí abúrasídì rasídì rasídá rasídì rasídá rasídá rasídì ẹgbẹ́ ọ̀bẹ́ ń dínà rógún ní láàájú ni ẹkọ́ síra yìí o ojú nǹkan mẹ́rin ni ẹkọ́ síra yìí tíyàn fi gbélé ọkọ̀ tíyàn fi láti bọ̀ tán bẹ̀. ẹ̀yìn àwọn atọ́yìn náà ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni tí ọba tí mú mẹ́rẹ̀ ní kíkọ́lọ̀ fi kún torí kó ní ó lè dá ọlá ó lè dá ọlá ń tọ́mọ́ àkọ́kọ́ ń bẹ̀rẹ̀ ní kí ni ìfẹ́ ẹ̀sẹ̀lẹ́ ní ẹlẹ́ẹ̀kejì òun ni ìtìjú ẹlẹ́ẹ̀kẹta òun ni àánú ẹta ẹlẹ́ẹ̀kẹrin ni bẹ̀rù bí mẹ́rin bá pé lọ́dọ̀ ìyàwó wàláhì yóò lólé ọkọ dalẹ́ mọ́kàn bá dínú mẹ́rin ni a máa níyọ̀nù bí mẹ́rin bá wà lọ́dọ̀ ọkọ lórí ìyàwó ẹ̀ yóò lò ìyàwó ẹ̀ kalẹ̀ yóò lò gbó yẹnyán bọ́bà ọ̀ká bá ti tínú mẹ́rin èèyàn ní nífọ̀kànbalẹ̀ ìfẹ́ dáa ṣùgbọ́n bí ìfẹ́ ti tó ohun pé kò táànú bí a bá nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ dáadáa tọkọ bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ dáadáa kò ní lè jẹun kò ní lè sùn

ọkọ náà máa jíkí yóò mọ̀ káànú ìyàwó ẹ̀fà ìyà alágbájá wọ́n náà lọ ń fọ́sọ́ ọmọ yóò kémi náà wà bọ̀ dáná díẹ̀ táwọn rò pé àti fún ní wọn fún ní ó láàánú ìyàwó ẹ̀ ní ọkọ rẹ bí ọba sáànú mẹ́ tí ọba ní aṣọ tí wọ́n rà tí wọ́n rà lóde lọ́wọ́ wá kò sí àti ní bá ọba lọ àmọ́ ọmọ tó bá sáànú bá wà mẹ́rin rárá o tọ́lọ̀ ń bá ní ó délé kí ìbájì délé mọ́ wà kí àánúnù ẹlẹ́gẹta òun ni tìjú àti gbọ́ pé ọkọ mi ó kárù nǹkan yìí máa mú mi ni mo ní ó ṣe tí ò ṣe kí lọ́wọ́ ọmọ dáadáa lọmọ ìdí nífẹ́ kọ́ kàkà tí ọ̀dá dámà mi lọ́wọ́. ìtìjú dáa púpọ̀ òun ló sì kẹta kò ní wọlé onílé kò ní wo kò ní tàṣẹ kò ní tàjẹ ẹ̀ kò ní tàṣẹ àgẹ̀rẹ̀ sọ́kọ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà náà ẹ̀wà rí kẹrin bẹ̀rù bẹ̀rù ọlọ́run rẹ̀ lè ìwọ́n náà mọ́ ọlọ́run náà mọ́ àwọn ẹ̀mí náà mọ́ pé ìyá aláwẹ́dẹ́ rí kò sí ẹzáfilẹ̀ wọ́wọ́ tẹ̀wà fẹ́ pa àkàbí ẹzáfilẹ̀ wọ́wọ́ Bọ́lá ìṣẹ̀yàwó ẹ̀lẹ́sẹ̀ ìyàwó ẹ̀. Ó lè ṣe jàmbá fún ìyàwó ẹ̀. Wọ́n á bẹ̀rù Ọlọ́run. Wọ́n á bẹ̀rù Ọlọ́run. Ìjọkànjọ́ kan bẹ sáàpàdé Ọlọ́run. Ìjọkànjọ́ kan bẹ sáàpàdé Ọlọ́run. Sáàpàdé Ọlọ́run. Sáàpàdé Ọlọ́run. Á jábọ̀ fọ́lọ́run. Á jábọ̀ fọ́lọ́run. Ìjọkẹ́ ẹ̀sẹ̀ òní méjì. Ìjọkẹ́ ẹ̀sẹ̀ òní méjì. bá ti pé ìbẹ̀rẹ̀ rí bá ti pé láàrin ọkọ láyà láàrin ọkọ láyà ọmọ wọn sàlùbáríkà ọmọ wọn sàlùbáríkà ọmọ wọn ó di nǹkan ńlá ọmọ wọn ó di nǹkan ńlá ọmọ wọn ó di bùháyà ó di bùháyà ọmọ wọn lókìkí wọ́n wá padà nísinmi lọ́jọ́ alẹ́ ó sì jẹun ọmọ wọ́n wá jẹun ọmọ ọlọ́run bá síbẹ̀ fún àwọn méjèèjì ọlọ́run síbẹ̀ fún àwọn méjèèjì ọlọ́run ká bẹ̀rù. Ká tijú ká bẹ̀rù. Ká ṣàánú fọ́kọ. Ká ṣàánú fọ́kọ. Ká tijú ká bẹ̀rù. Ká tijú ká bẹ̀rù. Ká ṣàánú Bàbá lè ṣe mẹ́tẹ̀ta. Bàbá lè ṣe mẹ́tẹ̀ta. Àdúà ọgbà. Wọ́n ní àdúà wa yóò gbà. Kátìjú kábẹ̀rù. Kátìjú kábẹ̀rù. Kásànú fọ́fọ́. Kásànú fọ́fọ́. Kábẹ̀rù. Kásànú fọ́fọ́. Kátìjú kábẹ̀rù. Kásànú fọ́fọ́. Abálẹ̀ tí ó mẹ́bẹ̀ẹ́ta àdúrà ó dá, kàtíjú sábẹ̀rú, sánú fọ́kọ́ kàtíjú sábẹ̀rú, kàúbẹ̀rú ọlọ́run, abátijú kábẹ̀rú, kábẹ̀rú ọlọ́run, bàbá lè ṣe mẹ́rẹ̀ẹ̀rin àdúrà ó gbà, kàtíjú kábẹ̀rú ká ló fẹ́ sọ́kọ. Ẹ̀ka ti jó ká bẹ̀rù ká ló fẹ́ sọ́kọ. Ká ti jó ká bẹ̀rù ká ló fẹ́ sọ́kọ. Bàbá lè fi ọmọ ẹ̀rẹ̀ àjùrà ó dá. Kàtìjú tẹ́bẹ̀rù ká ló fẹ́ sáyà. Ẹ jókòó, ní ẹ jókòó, ń pìtà kékeré tí ó sì rí dé fún yín ṣe níjẹ̀ ìyàwó ìní ìtàn wọn yóò bú èyí yóò bú àwọn ọkùnrin ọlọ́ọ̀dì àtúpàdé jẹ́ mi ẹbá gbọ́ mi náà tó wá jẹ́ tó bá kàn yẹ̀yìn náà fara àwọn ọkùnrin arákùnrin kan bẹ sọfẹ́bìnrin tálíkà ní kò jẹ́ ẹ̀rọ fẹ́ wọ́n bọ̀ níyàwó bá ti gún yẹn lẹ̀ kéèkéé bóbọ̀ pátápátá ẹnu pé àfẹ́kọ́ dágbòtì ọmọbìnrin náà tí wọ́n fi lọ́kọ ń jọ́nà jẹ́ Fátímọ́tù Gazaliya kí ni wọ́n lè pẹ̀lú ọmọ Fátímọ́tù Gazaliya bàbá rẹ̀ olówó ni ọlọ́lá ni Fátímọ́tù Gazaliya yìí wá jẹ́ obìnrin kan tọ́lọ̀ fi sàpẹrẹ dáadáa ọlẹ́kọ̀ọ́ ọlẹ́kọ̀ọ́ ní mímọ̀ ọwá fáìn látàárọ̀ tó gbà sílẹ̀ jùmọ̀

ọmọ sọ́ọ̀bù ìmáàmù kan nímọ̀ yìí ẹmọ́ wọn bíbà lọ́lọ́jẹ́ ìṣàbùlá bọ́lọ̀n fẹ́ ní sókí torí magaribi kẹngẹ kúrú ọba ìlú tí wọ́n ń bẹ nílùú òun lọ rẹ ẹni wọ́n fi ìyàwó fún àtọ́bà ń tí ń pọ̀ sú ọmọbìnrin tẹ́lẹ̀ ń tajẹ́ ẹ̀tì ẹ̀tì ọlọ́run ọjọ́ gẹ́ẹ̀tì ẹ̀tì ọfẹ́fẹ́

kìí gbọ́ sọba lẹ́nu a máa lálà sí ọba a máa yẹ̀yẹ́ ọba àárín ìgbà tó bá bá jòkó ní ọ̀rọ̀ gbé tí wọ́n náà ń pè ní kábíyèsí wá ní ẹjá jẹ́ délẹ̀ ọwá ìfẹ́sì ti wà ń bẹ ọgbọ́ ọmọ pẹ̀ ní sósòsò tàbí tí ẹ bá fẹ́ ẹ̀yìn ìyá wa olóòsí lọ́wọ́ rẹ̀ mọ́ ọlọ́run lọ́ta yín bẹ́ ọlọ́run jẹ́ rí pẹ́ ọlọ́run bọ́ yín ní gbogbo ẹ̀ mọ́bìnrin bá dúró lóru báyìí lọ́wọ́ ọ̀tún rẹ̀ rahamanu mẹ́mbẹ̀ lọ́wọ́ ti ẹ̀ṣẹ̀ ìfáàní mẹ́mbẹ̀ èyí tó bá fẹ́ lò ní ó mẹ́ àdúrà tí wọ́n ọkùnrin ó ṣe lóṣù kan ọ̀sẹ̀ kan tó bẹ̀rẹ̀ bá ti jẹ́ ọlọ́n ti gbà kí mọ́lọ́fẹ́ obìnrin yóò gbà fọ́ba bí ọkọ Fátímà Gàzálì àbáwá délé ọba ọ̀rẹ́ rẹ̀ a máa wá sọ fún yọba tó ń sí jẹ̀gbọ́n tí ó sì mọ̀ pé ọba tí ń tájẹ́ ìyàwó tẹ́lẹ̀ ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ Wọ́n wá wípé òun gújà ọba. Ìyàwó ọba rọ́jà mọ́ ọba. Kọ̀mọ̀kọ́ òun tí ń ṣe láì fi náà ni àárín ọkọ láyà fi ṣòro dáṣí. Ẹni ọba parí ìjà kóòrò máa pé bíjà bá parí, eré rẹ̀ ni ó ti wá bẹ̀rẹ̀ wọ́n apá ti ṣe ìrókù lẹ́nu kẹ́kọ́ mọ̀ pẹ̀ ìyà ń lọ ọ̀rẹ́ ń dásí ọ̀rẹ́ ń dásí nígbà tó wá ká ọba lájọ́ kan kan kí lòun ó ṣe o tó wọ́n fi ká kàtà wàhálà ọ̀rẹ́ ohun èyí ẹwà bí ẹwà lọ́rọ̀ pé lọ́bá bá ní kí àwọn èèyàn lọ́bá fún ìyàwó ọ̀rọ̀ ọmọlẹ́bùn tán fún ìyàwó ọ̀rẹ́ ọmọlẹ́bùn tí wọ́n bá ti gbé ẹ̀bùn dọ́dọ̀ gẹ́gẹ́ bí ló ní sọ́ngbọ́ra sídá òun ti ń tọ́jú ọba fẹ́ ṣe kò ní gba ẹ̀bùn náà rẹ̀ ọba ọ̀rẹ́ mi lónìí kí wọ́n ti fẹ́ràn wàhálà báyìí tó bàbá ní ìtajẹ̀ ńlé ọfọ́ ní góòdù ọgbà ọfọ́ fàdákà ọgbà ọfọ́ ẹlówó ọgbà kí lè tọ́ ó ti ẹ̀ tíjú ọba tani àìmọ̀ bínú bá lè mú ẹ̀kọ̀ sọ́kàn mi bẹ̀ ni mo fẹ́ ló bá wá ro tí ó sì títí ọmọbìnrin tí wá lè báyìí ọkàn mọ̀ ẹlẹ́ẹ̀kejì ọkọ rẹ̀ ń ti fàárí púpọ̀ pọ̀ wípé ìyàwó tó ń dá ìyàwó tó ń dá ìyàwó tó ń dá ọ̀nà olówó fi gbà dàrin wọn rú gẹ́lẹ́ bá mọ̀ pé aládàásí ń bẹ tí máa pàwọn parí ìjà tí ó máa ń ara yín sùn káàkiri ẹbí ọ̀rọ̀ ara yín mara yẹn ti fi mọ́ ọlọ́run ọ̀dọ̀ mi yìí ọmọbìnrin wọ́n sì fi tẹgbóró ni kọmọ rí ránṣẹ́ káàkiri ó tí wọ́n sọ fọ́mọbìnrin pé wọ́n ọmọ yìí mi tí mo fẹ́ fi ó títọ́ lọ sí ọmọ ọ̀dọ̀ yìí mo fẹ́ kọ́ ọmọ àtírí obìnrin yẹn ni o gbogbo àtírí ẹ̀ mo fẹ́ kọ́ ọmọ èyí ma fọ́ lówó oṣù tó bá sì lè bá rí àwọn síkírìtì ẹ̀ mú wá ní ẹ̀ nítorí ẹ̀kọ́ láti mọ̀ bá gbà wọlé. Ṣẹ́rọ̀ pé ìyá wá sì fẹ́ràn pé ọmọ tẹ́ bá ọmọ náà sáfù dáadáa. Mo fàáṣ, mú gbá wá sí mú máa wọ́ ti jó ti mú ọmọ mọ̀ pé díútì ní iṣẹ́ tó ń ṣe, wọ́n gbà. Bọ́ bá ti ṣe sàá, tẹ́ bá rán ọmọ lọ́jà yìí pé lọ́jà lọ́ra nǹkan wá yóò yálé ọba. Yọ́ lọ kọba lábọ̀ pé Ọdún kẹta, ó ti lẹ̀ mọ́ Fátímà Gàzálì yà lára. Fátímà náà ti tóra alẹ̀ fún. Ṣẹgbẹ́ ìyá wa kan bẹ́tẹ́ pé ẹ fẹ́ràn ọmọ ọlọ́mọjọmọ tí ń lọ. Ibi tọ́ ma ń gùn olè dénú kó ń bọ̀dọ̀ ẹjọ́ débẹ̀. Tí ń bá wá lọ wẹ̀, aníkọmọ̀ yíwá kínra fóun. Tọ́bá fẹ́ para, aníkọ para nítòsí ọ́fíìsì lọ́wọ́ àmì kan bẹ níbi ìtàn rẹ̀ ẹ máa fi tó mú kò lọ́fíìsì ni tí ò yìí ọmọ ìsára yóò fẹ́ nìkan kó tó yìí ẹyọba náà Muhammad sallallahu alaihi wasallam ó súnmọ́ pátápátá nígbà tí wọ́n ń para fún Fátímà ọ̀gá mi ó ní ààbìlú ọba tó sàfàtírí àmìdé kódà ọmọbìnrin náà yá púpọ̀ àmì ọlọ́run kan bẹ títí báyìí nítòsí ibi ọ̀nà ọ́fíìsì ńlá lọ́run bó lórí ojú ìwò sí rí gbogbo àmì ọlọ́run tó wà lójú Fátímà Gàzàlíà tó bá ti fẹ́nu kan pé òun jẹ́ ẹ̀dọ́jà, òun ráwọn èèyàn ọba, ọba ní òun sì yálé kí wọn, wọ́n bá ní kó wo kí yí, wọ́n ní wọ́n fún ẹni alóhùn ọ̀fẹ́, tó ọba tún jí sí ọba fóun. Ọjọ́ bẹ̀rẹ̀ tó dúró dédé, ká ti yú, ká bẹ̀rù, ká lò fẹ́ sọ́kọ̀, ká ti yú, ká bẹ̀rù, ká lò fẹ́ sọ́kọ̀, ká bá lè ṣe mẹ́tẹ̀ẹ̀ta àdúrà ọgbà kábàánú kábẹ̀rú nítorí ọlọ́run níbẹ̀ náà. Aláàká ti ṣe kábẹ̀rú kálùfẹ́ sọ́kọ́, àti ṣú kábẹ̀rú kálùfẹ́ sáyà, bàbá lè ṣe ohun mẹ́tẹ̀ẹ̀ta, àdúrà ó gbà. Kásàánú àbẹ̀wò nítorí ọlọ́run. Torí bá gáríbì, kẹlẹ̀ rí mú ní kókó, mi kálukú bá bá sẹ́dé, kọ́kọ̀ sínú, tó wáyé pẹ́sẹ̀ rí ní, mi ọba bá sẹ́dé, kọ́ jáwọ́, ọba jẹ́sẹ̀ ìbí ní torí gbogbo ẹ̀mọ́ alábọ̀. Pàápàá jùlọ ẹ̀yin obìnrin lẹ́lẹ́ jẹ́ yóò tó, àwọn ọkùnrin jọ́ máa ṣe bá rí pé mi lọ́kọ rẹ̀ ọlọ́run kàn fi ọkùnrin dáwà lọ́lá lórí ìjà lókàwà mọ́ ìrànlẹ́ ìzáyìí gbogbo dáa fi ń jọ́kùnrin pátá láì sì jádà fọ́lọ́run ọlọ́run ọ̀yọ̀dá bẹ́ẹ̀ nìkan mọ́ ẹ̀yìn ìlànà tó sì jádà Allah akbar ọ̀rọ̀ àbí ọ̀jẹ́ sí bọ́lọ̀fẹ́ náà ni ọmọbìnrin bá lọ rúkọ bá. Lọ́bá díjọ́ kan ni ọba bá tó jà pẹ̀lú ìyàwó ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ kan bá símọ̀ òun wá sílé ọba. Ni wọ́n sọ pé

lọ́ẹ̀ ọkọ Fátímà ní àkábèsí ìwò lọ wọ́n sọ yìí náà. Nínú àwọn àmà ọdá ìyàwó rẹ̀ níbi ara rẹ̀ báyìí báyìí báyìí báyìí báyìí àmẹ́dún mẹ́mẹ́ nǹkan. Ìní mẹ́mẹ́ sí mọ́ á dákẹ́ lájíjọ́ ìdọ́sí ìdálé mi rújọ lọ́pàá mi tò. Náà lọ́kọ Fátímà bá lórí bá gbé lọ́bá nalẹ̀. Yéè! Ní tí ń pẹ́ lájíjọ́ ìpé Ràṣídì, owó tí pààyàn, owó tayétọ̀run àdọkùnrin lọ́wà. Àwa lára owó sí balẹ̀. Àwa lára máa ń yàn obìnrin jẹ. Nígbàtí ọkùnrin igbọ́ Ọlọ́run lọ sọ délé, ní ti nalẹ̀ bẹ́ẹ̀ ní ìdí bẹ́ẹ̀ ní ọba tó dúrà ìdíjà ní àà. Ọba tó wà ní, ah, yàwó lárí kiri gádà, kò sí ìjẹta ìrìnlẹ́ ṣètánì bá kọ lẹ́kùn nítorí mọ́gáríbì lọ́bá lọ ra ọmọ ìlú tútù ó sì ra abẹ́rẹ́ ọ̀pọ̀rọ̀ ó sì ra àrùn nǹkan tí ìran lọ́bá délé ààhó olóbìnrin sì jẹ́ fún lọ́bá tí àwọn tútù kalẹ̀ wọ́n ní bá tí ma ní etí rẹ̀ mẹ́lọ ní ọ̀kan náà méjì náà ní kí lọ fi gbọ́ lọ́rọ̀ ní lọba ká ọmọ àlá lọba mú àwọn ìkísà aṣọ lọba pàtì lọ́tún lósì lọba rán aṣọ láti ìsàlẹ̀ lọba rán àwọ̀ láti ìsàlẹ̀ lọba rán mọ́ fún àgbọ́dọ̀ sọ̀rọ̀ obìnrin tí kìí sì gbọ́ ọkọ lẹ́nu ni gbogbo ìyá wá tẹ́ tẹ́rí bá fọ́kọ́ ẹ̀ ní sọ́ọ̀sì pẹ̀lú ògbò ọlọ́run ẹ mọ́ rò pẹ́ gọ́ ẹ má jẹ́ wọ́n gbé ń jáde o ó ti gọ̀ láti jọ ìyálé

níbo ló ti ń bọ̀ kọ̀sọ̀rọ̀ níbo ló ń ni ẹ̀tọ́jú ẹ̀ sáà fi òun ń dátọ́ ní pé olórí ní ìgbé tí torí mẹ́gárìmì tó lè káàkò wọ́n ń wá Fátímà lọ́hùn àwọn ẹbí rẹ̀ tó jẹ́ tó fi lọ́kọ àwọn alọ́kúnbò níyàwó ẹ̀ wà tó jẹ́ mẹ́ta olóhùn ọmọ jáde náà tó ń gbọ́tọ̀ ohun orúkú ní owó erí ikú mẹ́fọ́kùnrin ọlọ́mọdé mẹ́rù fún àti ìyí o amina kọ́lọ̀ wọ́n ti sàánù ọ̀sọ̀ ẹ̀rọ sí dáná kọ́lọ̀ jẹ́ jẹ́ Fátímà Gàzálì àdílẹ̀ ẹ̀yìn àwọn náà ọlọ́mọsàbà sílẹ̀ fún yínkú sílẹ̀ fáwà náà bọ́lọ̀ fẹ́ iná ni wọ́n bá ń wà kí wọ́n wà kí kéèsì yìí lágbára púpọ̀ àpá ni àwọn ọba kan ní wọ́n pé ẹmú dáadáa ọ̀rẹ́ rẹ̀ ní pé ẹmú dáadáa yóò jẹ́wọ́ bí tó bá fi Fátímà sí òun lọ́dà wọn rú àìmọye yẹ̀ ní bá ní ń dá sọ̀rọ̀ gbogbo àwọn parí ìjà tí wọ́n da ogun ẹ̀rú ní bá rí pẹ́ ń gbádùn ara yí ẹ̀ẹ́dì rá máa wọlé jáde táà ní gbọ́pẹ́ ìjà lẹ́nu kankanlọ́fẹ́ ni nàbàlọ́dà kéèsì yóò dọ́gba ń bímọ́ àwà kó kéèsì lọ ọ̀hún kó tó wá di pé wọ́n kó kéèsì lọ ìlú kejì wọ́n máa ń fi ọ̀rọ̀ lọ bá Fátímà máa bẹ ní abẹ́ aṣọ nínú ilé àwọn aṣọ fọ́ba pé ọ̀rọ̀ tí wọ́n fi lọ yíwọ̀n ẹ̀bá ti sọ bẹ́ẹ̀ báyìí ẹ̀bá wí báyìí ni ẹ máa sọ ọba rí kó làkà ìlú ẹkùkú jẹ́ agbé tí kò àlìkálí ọba gbé tí kò àlìkálí yóò wà bójú gẹ́gẹ́ bí ẹlẹ́à ọdún kìíní wọ́n wà wọn orí ọdún kejì wọn orí ọdún kẹta ó ti dàlìkálí ní àyí ibi wọ́n ni wọ́n lọ fẹjọ́ sùn ìkàbíká kí wọ́n ṣe Fátímà ní ọ̀wà adájọ́

Fátímà ló jòkó lórí àgbà tó borí ìyàwó ẹ̀ tóhun sí mọ̀ ipá ah, kí ni mo ṣe fọ́kọ mi tí jù mí ó dò bàbá mi ò fi yàjẹ́ ilé wa tóhun ní sọ jẹ́wọ́ mo ìyàwó rẹ̀ wà kí ló fi ṣe ìyàwó nítorí tọ́lọ́run ah, ni kò sí ìyàwó òun ẹni dédé ni ó ti fẹ́ràn olójútì àmọ́ ọba ìlú àwọn gbọ́sọ̀ báyìí báyìí báyìí báyìí lọ́wọ́ àjà òun lérí òun ọmọ tó ń ṣe mọ́gẹ́ bó ti nífẹ̀ẹ́ ẹni tó ń jẹ́ rí kíkò ní àti gbogbo olú nígbà sùn káyẹ̀ ló ń bá lọ́ra wọn ló ń bá palẹ̀ mọ́ ló ní bá jù àwọn ẹbí rẹ̀ sì dá bàbá rẹ̀ dá ìyá rẹ̀ dá adájọ́ ẹ̀dàkùn ìgbà mi wọ́n pa àwọn tó ń bá jẹ́wọ́ bóòlù wọn ti ṣe báyìí bàbá ìyàwó òun ṣe dáadáa ìyá ìyàwó òun ṣe dáadáa ìyàwó òun náà dá ara àwọn olóko náà láì mọ̀ pé Fájímọ̀ lòun bá sọ̀rọ̀ Allah Allah Allah Allah Allah Allah òtítọ́. ìyàwó rẹ̀ tọ́ dáàmà lóhun dáàmà. lóhun dáàmà, yìí, ojú òun. Mo sì sí lórí bá tọ́ bá pariwo, tọ́ bá pariwo, wọ́n pé ọpá ní ẹ̀yìn dọ̀gárì ní ẹgbẹ́ ẹlọ́jù sí yàrá àlọ́tọ̀ ẹ pé bàbá ìyàwó ẹ̀wà bàbá ìyàwó dà wọnú ilé iṣẹ́ àti pè ṣíngbà ní gbúra bàbá wọ́bẹ̀ bàbá ó ní bọ́ọ̀ ló ti jẹ́ sòdodo bọ́ọ̀ wọ́n ti jẹ báyìí báyìí lọ́mọ àwọn tí ẹ̀bùn torí ọlọ́run ni kò sanwó yìí kò ní nǹkankan ọ̀rọ̀ tálíkà ni ilé wọn wó tán bàbá rẹ̀ kú yẹ kú nìkan àwọn ṣàánú ẹ̀ náà ni tẹ́ bá wá rọmọ yín kọ́ ń fà. Tó àti ma wọ́n ẹ̀sì mẹ́sì mẹ́nu dọ̀ngárì ní ẹgbẹ́ sọ́tọ̀ ẹlọ́gbẹ́ sí ara kan lọ́tọ̀ ẹ̀pẹ̀ ya tọ̀hún wá jẹ́ yẹ́ ẹ̀ màmá àtàgbẹ́jà góòlù ti jẹ́ tẹwà mú asọ́kùnrin ìbáyọ̀ ẹ̀pẹ̀ ya àtẹ̀wò obìnrin ẹ̀pà o tó ti pa àwọn ọmọ kò sí ọmọ tó yá ìtọ́mọ nílùú ni ó ọmọ náà ti Tẹ́ẹ̀bá ti wá rọmọ rẹ̀ kọ́ ẹ́ ọlá ọmọ ọdá àmọ́gá olùwà lọ́dá. Irú wọ́n pọ̀ láyé tán báyé jẹ́ màmá, ọ̀hù tí bí tọ́lọ̀ lẹ́lẹ́ sí láàrẹ̀. Tẹ́ẹ̀bá rọ́jú tọba ti rọmọ rẹ̀ kọ́, ẹ́ tọba ló bá ti rọmọ wọn, ẹ̀pọ̀lú ògbó ọlọ́run kan wọ́n balẹ̀, tọba sí jú sókè. Ha ti rọmọ lọ́jọ́ sí mẹ́nu ẹ̀. Dọ̀gárí ẹgbẹ́ nàbá lọ tọ́jú náà tẹ́lọ́wádìí ọ̀tún lábọ̀ àpàdé kọ́tù mí. Ngbà wọ́n pàdé àwọn ronú títí ló kí ọlọ́run lóhun nìkan tọ́wà pé ìyá mi ni rà sí dáyọ́ gbẹ̀sán ẹ̀yìn ya wa tọ́kọ yí bá fi tẹ̀yìn ẹ̀yà bẹ̀ ọlọ́run níbẹ̀nú ilẹ̀ jìjọkó ohun ọ̀fẹ́yàwó lè kò ní rí ṣe nígbàtà mú gàrí mọ́ bẹ́ẹ̀ nígbà tí sí kan kankan nísìn wá ẹ̀yìn ló bá èyí tàà mẹ́sẹ̀ wa lókùn tí arògún ló fi ń ṣe wá lọ bọ́lọ̀fẹ́ ni wọ́n bá pàdé níjọ́ tí wọ́n pàdé. Ládájọ́ ní ọba àlú, ayé gbogbo ará ìlú yìí. Ìyá tó dúró ìyá mi ni, bàbá tó dúró mi ni, ọmọkùnrin yóò dára ọkọ mi ni, agbọ́ra wáyé èmi nìyàwó ẹ̀. Ee! sọ́túnkù láyé mọ́ ó túnkù àmọ́kè kíkọ̀ pọ̀ ẹ̀lẹ́yìn jẹ́ mẹ́lọ́dọ̀ ọkọ rẹ̀ ní dágbà fi ránkọ́ tí ò sí kó mẹ́ fájímà bá ní èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo forí jì ọkọ mi ìyá mi ẹ bá ń forí jì bàbá mi ẹ bá ń forí jì ẹ forí jì ọkọ yíò ràṣídà forí jì ọkọ rẹ̀ lọ́bá ṣe ọ̀ ràṣídì wọ́n náà tó dédé mọ́ sí wọ́n wọn wàlíyà ní fátímà náà gbogbo ẹni bá ṣe bẹ́ẹ̀ yóò bí ma albarka ọwá bí ma ńlá ní ọlọ́mọ tó sọ pàdé wa a máa sọmọ tí wọ́n bí subhana rabbika rabbil izzati amma yasifun Sálúbà àwọn bàbá ìyàwó ọlọ́pàá ọjọ́ àwọn àfẹ́ ọba tí àwọn bàbá wọn